ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اتقوا الله عباد الله واشكروه على نعمه الكثيره الكبيره فمن نعم الله سبحانه وتعالى علينا ان يسر لنا بلوغ هذا الشهر المبارك فمن عرف نعمه الله في بلوغ هذا الشهر واعترف بمنن الله سبحانه وتعالى وعرف قصوره في اداء شكر هذه النعمه يقوده ذلك الى الابتهال ويوجب الانكسار والافتقار الى الله سبحانه وتعالى قال شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى العارف يسير الى الله بين مشاهده المنه ومطالعه عيب النفس والعمل عباد الله فقد دخل علينا نعمه عظيمه وفضل جزيل من الله سبحانه وتعالى يستوجب شكرنا قال الله تعالى ان الله لذو فضل على الناس ولكن اكثر الناس لا يشكرون وموارد وموجبات شكر الله وموجبات شكر نعم الله سبحانه وتعالى في رمضان كثيره منها عباد الله منه الله عليك ان بلغك هذا الشهر المبارك وكونك حيا فل منه سبحانه وتعالى فأين شكرك له يا عبد الله ومنها تيسير الله لك هذه العبادة وإرادة اليسر لك فل من الله سبحانه وتعالى فأين شكرك لله يا عبد الله وانظروا إلى المرضى الذين لا يستطيعون أن يؤدوا هذا الصوم ومنها بيان الله وتعليمه إياك كيفية أداء هذه هذه العبادة وتعريفك ما يحب أن تتقرب به إليه منة كبرى منه سبحانه وتعالى فأين شكرك له يا عبد الله ومنها إعانة الله لك وهدايتك لقيام وصيام هذا الشهر المبارك مع ضعفك وجهلك منه عظيمه من الله سبحانه وتعالى فاين شكرك له يا عبد الله ومنها منه الله عليك بالرزق وسوق الطعام اليك والشراب فانظر يا عبد الله كيف يرزقك الله الطعام والشراب والافطار والسحور في هذا الشهر المبارك فاين شكرك له يا عبد الله ومنها عباد الله ان الله سبحانه وتعالى هداك للعمل الصالح في هذا الشهر التي هي سبب تكفير السيئات وزياده الحسنات واستجابه الدعوات والعتق من النار فاين شكرك يا عبد الله فباي الاء ربك تتمارى ومنها عباد الله ان الله سبحانه وتعالى من عليك بتسفيد الشياطين وفتح باب الجنان وتغليق باب النيران فأين شكرك لله عباد الله فمنن الله علينا كثيرة وعظيمة وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم فكن دائما مستحضرا مستشعرا فضل الله ومننه فلعلنا عباد الله فلعلنا لا ندرك هذا الشهر المبارك بعد عامنا هذا فاذكروا آلاء الله لعلكم تفلحون أرقف الله سبحانه وتعالى أبطل يقول yẹ pé òun nìkan náà ni ọpẹ́ tọ́ àwa ìsọdí Ọlọ́run bá subhanahu wa ta'ala níbi aburú àwọn ọwọ́ wa àti aburú ẹ̀mí wa ẹni tọ́lọ́run bá subhanahu wa ta'ala bá tọ́ sọ́nà kò sẹ́ni tó lè sí lọ́nà ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni tó lè tọ́ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfi bá Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé annabi wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run bá ní òjíṣẹ́ Ọlọ́run bá sì ní pẹ̀lú ibadallá ẹ̀páyà ọlọ́wọ́ bá ẹbẹ̀rù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kẹsì mọ́rí fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe rí rọrùn fún èmi àtẹ̀yin àtẹnikọ̀ọ̀kan wa láti gani oṣù láńláyìí oṣù tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ oore ń bẹnú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ albarka lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi sínú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìkó ìfà láti rí ẹ̀san tó pọ̀ ló ń bẹ nínú oṣù yìí ibadallah irú nǹkan báyìí tó wá ń bùkátà lọ́dọ̀ wa òun náà ní ká mórí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí èyàn bá mọ́ orí tó wà lẹ́yìn pé èyàn bá Ramadan láyé èyàn bá láyé èyàn bá láyé yàn Ọlọ́run bá subhanahu wa ta'ala ó tún wá ń ṣe ní rọrùn fún yà láti lè máa jọ́sìn nínú rẹ̀

ìmá kó jẹ́ tayé dùnìyàwíyà àbí kó jẹ́ dìníyà kó jẹ́ tẹ́sìn ṣe rí oore tẹ̀sìn yìí òun lóore tó ga jùlọ nínú orí Ọlọ́run bá subhanahu wa ta'ala òní kíyàn bá Ramadan kíyàn tún wá mọ̀ pé kò sí ìjọsìn tí a lè sí mbẹ̀ tó lè tó oore yẹn Sheikhul Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n sọ gẹ́bí ibn al-Qayyim ṣe gbáwa nínú al-Wabil sayyib wọ́n ni al'arifu ẹni tó dá Ọlọ́run Ọba mọ̀ ẹni tó mọ̀ Ọlọ́run yasiru ila Allah yóò máa sìnrìn àjò lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba bayna mushahadatil minna láàrin pé kóhun náà máa jẹ́rìí sáwọn orí Ọlọ́run ah, torí pé àwọn orí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tọ́lọ́wọ́ bá fi sí Ramadan ó pọ̀ gan àwọn ìdẹ̀rọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tọ́lọ́run Ọba fi sí ó pọ̀ gán wallahi ta bá ń ka lẹ́yọ kọ̀ọ̀kan ní kíní ìkejì ìkẹta àlè kátà láyéláyé gbogbo àwọn orí yínà ló sì ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ bó ló sì ń dúpẹ́ rẹ̀ fọ́lọ́run Ọba Ibadallah nínú orí Ọlọ́run Ọba subhanahu ọ̀rẹ́ tó yẹ kó ṣe pé kó bí ìjọsìn fún èèyàn kó bí ìdúpẹ́ lọ́sọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala pé ah Ọlọ́run Ramadan tún bá mi láyé o <coughs> Ibadallah inú àwọn ọ̀rẹ́ tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó ṣe fún wa nínú Ramadan yìí òun náà ni pé Ọlọ́run bá ṣe ìjọsìn ní rọrùn Ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì gba ìrọ̀rùn lérò fún wa yùrídù lọ́hù bí kùmù yùsùrọ̀ wà láà yùrídù bí kùmù lọ́sùn ọlọ́run ọba gba ìdẹ̀kùn lérò fún yín ọlọ́run ọba ò sì gba ìnira lérò fún yín ìdẹ̀kùn ọlọ́run ọba subhanahu wa ta'ala fẹ́ fún wa ọlọ́run ọba wá ṣe ìjọsìn yẹn ní rọrùn gbá láti gbà báyìí dígbà báyìí ṣe rò pé tọ́lọ́run ọba ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó wá gbé sáàrì kalẹ̀ ó tún gbé ìsínú ibadallah ó tún ọlọ́run tún wá sọ pé ayyaman ma'adudat àwọn ọjọ́ tó lóǹkà ní 30 days ó ti tán so ó pọ̀jù pátápátá 30 days ó ti tán ibadallah ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nínú dẹ̀ra rẹ̀ ní pé ó ṣe ìjọsìn rọrùn fún wa kí ló fi ń dúpẹ́ fọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala lórí nínú dẹ̀ra tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ṣe fún wa nínú ramadan o ni pé ọlọ́wọ́ bó tún fi wálẹ̀ lásán ọlọ́wọ́ bá sàlàyé àwọn nǹkan tó fẹ́ fún wa nínú àwẹ̀ yìí la'allakum tattaqun kẹba fi páyà ọlọ́wọ́ bá kẹba fi páyà ọlọ́wọ́ bá ẹwọ ìdẹ̀ra ńlá tó ga látọ̀dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn bó láti gbàwẹ̀ Ọlọ́run bó fi wá sókùnkùn Allahu akbar ìdẹ̀ra Ọlọ́run Ọba lélẹ̀ lérí wa ọpẹ́ rẹ̀ dà fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí ìdẹ̀ra yìí nínú ìdẹ̀ra Ọlọ́run Ọba lórí rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa òun náà ni láti lè dìde nínú oṣù yìí láti lè gbàwẹ̀ nínú oṣù yìí pẹ̀lú pé ibadallah ẹnìkọ̀ọ̀kan wá lẹ́ o wallahi ọlẹ́lẹ́ wá so aláìlágbára lẹ́nìkọ̀ọ̀kan wá wala hawla wala quwwata illa billah ọ̀dẹ̀ ni tágbára wà ọ̀dọ̀ Ọlọ́run ọba nìkan náà ni ah téèyàn bá fẹ́ marírí oré yìí kéèyàn dé hospital àwọn èèyàn sunkún látara pé wọn ò ráwẹ́ gbàfà inú àwọn èèyàn bàjẹ́ látara pé kò rọrùn fún wọn láti gba ọ̀ẹ̀ ẹlòmíì in ti ń ṣe báyìí ọ̀rọ̀ kidney ni bí ó sì máa ṣe dialysis ni ó mọ̀ wá yóò mọ̀ lọ́sọ́tún yóò mọ̀ lọ́sọ́sí ẹlòmíì àwọn ẹ̀jẹ̀ ni wala hawla wala quwwata illa billah Ọlọ́run wá fi ọlẹ̀ nínú Ramadan Ọlọ́run wá fi ọlẹ̀ sínú àlàáfíà ọpẹ́ rẹ̀ dà fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọpẹ́ rẹ̀ dà fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala iṣẹ́ rẹ̀ dà tó fi ń dúpẹ́ fọ́lọ́wọ́ bá lódodo àbí Ramadan tún bọ́ láláì mọ́rẹ̀ yìí náà ni Ramadan ó bọ́ láláì mọ́rẹ̀ sí yóò tún fi ọlẹ̀ láláì mọ́rẹ̀ ẹwọ bọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sí ń pèsè fún ẹni kọ̀ọ̀kan ní tí wọ́n náà mọ̀ pé síwájú ramadanu tẹ́lẹ̀ irú nǹkan báyìí òkín wá fún ọ nínú arziki ọlọ́ọba subhanahu wa ta'ala oúnjẹ oúnmú kódà àwọn èèyàn jẹun sámú nínú oṣù ramadan àwọn èèyàn mú sámú nínú oṣù ramadan ọpẹ́ rẹ̀ dẹ̀ wádà fọ́lọ̀ subhanahu wa ta'ala síbi tó jẹun àwọn náà ta tó mú ta ṣe bí wọn náà lọ́nà tún dìde láti kírun fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọpẹ́ ìrẹ́dà fọ́lọ́wọ́ bá ìrẹ́rú ọlọ́wọ́ bá Rabi' ibn Khuthayn rahimahullahu ta'ala ìkannà àwọn ẹni síwájú rere tó bá bẹ́ sínú yóò wá sọ pé alhamdulillahi alladhi a'anani fasumtu wa razaqani fa aftartu yóò ni ọlọ́wọ́ bá mo dúpẹ́ fún ọ ọlọ́wọ́ bá tó ràn mí lọ́wọ́ tí mo ráwẹ̀ gbà mo dúpẹ́ fọ́lọ́wọ́ ọba tó pèsè fún mi tí mo wá rínú sí Allahu akbar ibadallah àwọn èèyàn ń jẹ wọ́n mú nínú àwẹ̀ ọlọ́ọba subhanahu wa ta'ala ń pèsè fún wọn lọ́tún lọ́sì wallahi ẹlòmíì tí ó mọ̀ tí ó jẹ tí ó fi sínú yóò sì bá níbi tó wà ọlọ́ọba subhanahu wa ta'ala yóò sì pèsè rẹ̀ fún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí la fi dúpẹ́ fọ́lọ́ọba ọpẹ́ rẹ̀ dà fún ọlọ́ọba subhanahu wa ta'ala lórí àwọn ẹ̀dẹ́ rárá ilé olórí nínú orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí rẹ̀ nínú ramadani wọ́n ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tọ́ sáwọn sẹ́ dáadáa so rò pé mímọ̀ sí rẹ̀ ni ìwọ náà wọ́ adúrò àwọn èèyàn tí wọ́n jẹ́ kèfèrí lórí ilẹ̀ Ọlọ́run Ọba so rò pé mímọ̀ sí rẹ̀ lọ fi jẹ́ mùsùlùmí ni so rò pé làákàyè rẹ̀ ni so rò pọ́gbọ̀n àwọn èèyàn lórí ilẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹnìkan ẹlòmí ò ti ẹ̀mọ̀ pé àwẹ̀ bẹ́ǹkì kankan òun ò tí ẹ gbọ́ rí páwọn kan wà ń bì kan máa ń gbàwẹ̀ fọ́nà ọba wá tọ́ sí Islam ọlọ́run ọba wá fi àwọn ṣẹ́ dáadáa ọlọ́run ọba fi mọ́ ọlọ́run ọba jẹ́ kó yé ọ pé ah, báyìí lọ́ọ̀ṣẹ́ tó fi rí dùnú ọlọ́run ọba kírun báyìí ṣe nǹkan báyìí lásìkò yìí wa ta'ala wá sí gbogbo àwọn nǹkan tó ṣe pé ó máa ń jẹ́ sábàbí téèyàn fi máa ń bọ́nú ẹ̀ṣẹ̀ fún ọ ó máa ń fi ń lékún ó sì máa ń jẹ́ sáàbí tí wọ́n fi máa ń bọ́ kún un nẹ́kò lọ́rùn èèyàn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wá ṣe gbélé ìfún ọpẹ́ rẹ̀ dà fọ́lọ́run Ọba ìrẹ̀rú Ọlọ́run Ọba ọpẹ́ rẹ̀ dà fọ́lọ́run Ọba lórí gbogbo eléyìí sí èké ṣe pé àìmọ́rin náà ló fi hàn sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala bó sì ń sóre tí ìbínú Ọlọ́run subhanahu wa ta'ala tó bá wá dé so ń kálukó ma wá kégbe pé kí lórí tó ń fi dìsáàfù eré ibádàlá nínú dẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lẹ́ olórí nínú ramadani ọlọ́wọ́ bá dé àwọn shayatin àwọn shayatin tí wọ́n máa rìn ká tó máa ń sí wá dé lẹ́kùn nápa nínú dẹ̀ra t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣe fún nínú oṣù yìí nìyẹn ọpẹ́ rẹ̀ dá f'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí rẹ̀ dẹ̀ra yìí ibadallah nínú dẹ̀ra t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fún Ọlọ́run Ọba gbé alẹ́ kakalẹ̀ nínú oṣù yìí Allahu akbar gbé alẹ́ kakalẹ̀ nínú

mélòó mélòó àdúwà tó sí oba subhanahu wa ta'ala tó sì dá Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ mélòó mélòó àpẹẹrẹ tọ́lọ̀ọba subhanahu wa ta'ala ṣe fún ọ tí ó yẹ̀yẹ́ rẹ láàrin àwọn èèyàn wala hawla wala quwwata illa billah wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ bá ka àwọn àdẹ̀dẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀ lè inna allaha la ghafurur rahim Ọlọ́run subhanahu wa ta'ala ọba aláforíjì ọba kẹni Ibadallah ẹ jẹ́ ká jẹ́ ni tí ó ṣe pé gbogbo ògbà á máa rántí àwọn ìdẹ̀ra Ọlọ́run Ọba lórí wa nínú Ramadan yìí ìdẹ̀rẹ́ wa yìí yóò máa rẹ̀ wá nílẹ̀ fọ́lọ́run Ọba yóò máa jẹ́ ká mọ̀ pé Ọlọ́run Ọba tóbi o Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ga o àánú Ọlọ́run Ọba ni lórí rẹ o ìdẹ̀ra ẹ̀sì kó rọ́kọ̀gùn kó rún jẹjẹ́ so eléyìí kò sí yàtọ̀ lá àwọn àdẹ̀rà tó yí pé kíni àwọn àdẹ̀rà tó yí pé àwọn ẹranko náà ń kópa nú àwọn kan mínú rẹ̀ ni àwọn àdẹ̀rà tó yí pé àwọn ẹranko náà rírú rẹ̀ ni kí wá ní ìdẹ̀rà tí wọ́n fi yàtọ̀ sáwọn ẹranko tíyàn ní fi kó sí nǹkan ni wọ́n tún ṣe kíni wọ́n عباد الله اذكروا آلاء الله أنتي أدرال الله سبحانه وتعالى لعلكم تفلحون كيف أفلجري بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم الحمد لله حمد الشاكرين واشكره شكر الحامدين الائبين واشهد ان لا اله الا الله وحده لا شريك له رب العالمين وقيوم السماوات والارضين واشهد ان محمدا عبد الله ورسوله سيد الاولين والاخرين امام المرسلين وعلى صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعه باحسان الى يوم الدين اتقوا الله عباد الله واشكروا الله سبحانه وتعالى على هذا الشهر المبارك فشهر رمضان المبارك منحه الهيه وهبه ربانيه للعباد يزداد الذين امنوا ايمانا وليتوب من كان مفترطا ومقصرا وليتوب من كان مفرطا ومقصرا ولا يكمل شكرك يا عبد الله لا يكمل شكرك واعترافك وعبادتك الا اذا جمعت معه مشاهده التقصير بل لا بد ان تتبرا من العجب سال عائشه النبي صلى الله عليه وسلم عن قول الله تعالى والذين يؤتون ما اتوا وقلوبهم وجله فقال النبي صلى الله عليه وسلم هم الذين يصلون ويصومون ويتصدقون وهم يخافون الا يقبل منهم قال الامام ابن القيم رحمه الله تعالى كما في الوابل الصيب فمشاهده المنه توجب له المحبه والحمد والشكر لولي النعم والاحسان ومطالعه عيب النفس والعمل ومطالعه عيب النفس والعمل توجب له الذل والانكسار والافتقار والتوبة في كل وقت وألا يرى نفسه إلا مفلسا وأقرب باب وأقرب باب دخل منه العبد على الله تعالى هو الإفلاس وقال رحمه الله تعالى حق الله تعالى في الطاعة ستة أمور حق الله تعالى في الطاعه سته امور وهي الاخلاص في العمل والنصيحه لله فيه ومتابعه الرسول فيه وشهود مشهد الاحسان فيه وشهود منه الله عليه فيه وشهود تقصيره فيه بعد ذلك كله عباد الله بقوة ọpẹ́ الله بانيو oṣù Ramadan oṣù alalbarka ẹ̀bùn ọlọ́wọ́ bá ní o ọ̀rẹ́ olúwa wa ní kí àwọn tó gbàgbọ́ kẹbà fi lè lékún ní iman àwọn aláṣìṣe àwọn aláṣẹ ètò kẹbà fi lè lọ túbá sọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo wa sí aláṣẹ ètò ibadallah kò sẹ́ni tó lè ṣe tí ó tó ń tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó dìzáàbù kò sẹ́ni tó lè ṣe tí ó tó orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lórí ẹ̀ Allahu akbar ṣe mímítà mí lásán ni àwọn ẹlòmí ń sanwó oxygen ní fa ibadallah ó léye tí wọ́n ní pé àà ah, oore tí ó yẹ kó gbọ́ tó yẹ ká máa rántí gbogbo ògbà ní lọ́nà ìtàbúrú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kó má jẹ́ kárí o in ta fi lè máa mọ àwọn oore yìí lọ́nà ti dáadáa tá ma fi dúpẹ́ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní kọ́lọ̀ kó ṣe fún wa ẹlòmí ti ta gbogbo nǹkan tó ní ẹlòmí ti ta nǹkan tó ní ẹlòmí ọmọ ló ní ọmọ tí ò tí wọ 20 ọlọ́wọ́ bá sì dánwò pẹ̀lú kidney ọ̀tàlé ọ̀tàlé ọ̀tọ́nà Ibadallah ẹlòmí rẹ̀ oríṣiríṣi àìsàn àwọn nǹkan tẹ́ gbọ́rí àwọn nǹkan lè mọ̀ sí nǹkan báyìí ń bẹ tó máa sọ fún wa ní ah, kíníkà kékeré kan nínú ara ni kíníkà kékeré kan náà wọ́n pẹ́ kíníkà kékeré kan nínú ara wallahi bó ṣe kéré tó yàtọ̀ náà bá subhanahu wa ta'ala bá fi múyàn kò lè bọ́m̀bẹ̀ ibadallah ọpẹ́ wa kò lè pé fọ́nà ọba ìjẹ́wọ́ wa kò papọ̀ mọ́ ìdúpẹ́ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ká tún rí pé aláàsẹ́ tó sẹ́ à ó sí tó ọ sí tó yalawa aisha radiyallahu anha obi annabi sallallahu alaihi wasallam nípa aya inú kurani pé walladhina na ma ataw wa qulubuhum wajira annahum ila rabbihim raji'un ọlọ́ọ̀bá ní àwọn tí wọ́n ma ná nǹkan tá fún wa ọkàn wọ́n sì máa gbọ́n rírì pé àwọn ó tún padà lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá ìgbà tán bá ń ṣe dáadáa ẹ̀rù ó sì tún máa bà wọ́n àyálàwà Aisha wá bí Ànábì sallallahu alaihi wasallam pé a ah, ṣe àwọn tí wọ́n ma ń ṣe ọlọ́ọ̀bá ní àbí tí wọ́n ń bẹ̀rù pé ọlọ́ọ̀bá ó lè fìyà já wọn yálàwà Aisha bí Ànábì bẹ́ẹ̀ pẹ̀sẹ̀ àwọn tó ma ń ṣe ọlọ́ọ̀bá ní tí wọ́n ń bẹ̀rù pé ọlọ́run lè já wọn lórí àwọn ẹ̀ṣẹ̀ yìí anábi ní lára humul ladhina yusallun àwọn tán gbàwẹ̀ ni àwọn tán kírun ni àwọn tí wọ́n ń kírun ni wa yasumun àwọn tán gbàwẹ̀ wa yatasaddaqun wọ́n ṣe sàárà wa hum yakhafuna alla yuqbala minhum síbẹ̀síbẹ̀ wọ́n sì ń bẹ̀rù Ọlọ́run ò ibola wa wa wà níbi eléyìí báyìí yóò jẹ́ kélé ìmọ̀ ipò rẹ̀ òun kálukú mapo rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àsáwọn tí wọ́n ń ṣe gan wọn ò ṣe tó allahu akbar bóòlẹni tí ò ṣe wá sí rárá bóòlẹni tó yẹ kó jìnà sí àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala olùsẹ́ ọlọ́run ọba aláìkùnlábi tọ́lọ́run subhanahu wa ta'ala ò bá fi sí kí yẹn mọ̀ pé yẹn ò lè ṣe tó Al-Imam Ibn Qayyim sọ pé wa mutala'atu aibi nafs kí yẹn ma àlébù ara rẹ̀ wal amal àti àlébù iṣẹ́ tí ń ṣe kò sí tóhun ṣe fẹ́ ṣiṣẹ́ yẹn tó tí ó dàbí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe fẹ́ bó wá ní kí yẹn wá máa wọ́n sí tí ó máa ṣe tí wọ́n ma fi takó ẹ̀sìn ṣe ìmúrẹ Ọlọ́run Ọba lélẹ̀ kí ẹ ma fẹ̀sẹ̀ Ọlọ́run Ọba ṣe èyẹ ní Ramadan ṣe ìmúrẹ Ọlọ́run Ọba ni ilẹ̀ tí wọ́n náà ń ṣe yẹ tí wọ́n náà ń wọ àwọn tán fẹ̀sẹ̀ Ọlọ́run Ọba ṣe yẹ̀yẹ́ àkókò rẹ ṣe ìmúrẹ Ọlọ́run Ọba ni tó ṣe fi ń rárẹ̀ Ramadan Ibadallah Al-Imam Ibn Qayyim sọ pé kí ẹ ma àlébù ààrẹ àtàlébù tó wà ń bí sẹ́tí tújìbù láhù dhúlà walinkisá yóò jẹ́ kíyàn bríkì síwájú ọlọ́run ọba yóò hànbú ẹ̀ pé ha asẹ́kò sí tí mo fẹ́ ṣe alimami ibn al-qayyim rahimahullahu ta'ala àtàwọn ẹlòmínà wọ́n sẹ́làyé pé bí i bá siná ọba 400 years tí a bá siná ọba 400 years so le tó ìdẹ̀ra ọlọ́run ọba pé ọlọ́run ọba kàjẹ́ kó rí kọ́pù kan mú láyé yìí nù

òun náà ni pé kíyàn gbà pé wọn ò jámà kẹka lọ́dọ̀ ọ̀rọ̀ ọba kó gbà pé in tó ń se gan ọ̀sẹ́ in tó ń ṣe ọ̀sẹ́ dáadáa Ibadallah kárọ̀mà ní pé gbogbo àṣẹ tá a bá ń ṣe nǹkan mẹ́fà kan ó gbọ́dọ̀ pé síbẹ̀ gbogbo àṣẹ tá a bá ń ṣe ẹ̀tọ́ ọlọ́run ọba mẹ́fà kan gbọ́dọ̀ wà ní gbogbo nǹkan tá a bá ń ṣe nínú òun náà ni ká sáfọ̀ mẹ́sì yẹn fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo ikhlas ẹ eh, ó dọwọ́ wa ibadallah bákanáà annasihatu lillahi fi kíyàn wá sin sí ẹ̀pọ̀lọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá ń bẹ́ kíyàn jólódodo níbi iṣẹ́ wa mutaba'atu rasuli fi kíyàn máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́ bá níbi iṣẹ́ ẹlòmí ò tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́ bá níbi bá ṣe ń gbáwẹ̀ àwọn kátà mọ̀ sí nú àwẹ̀ kò tẹ̀lé òjíṣẹ́ ọlọ́wọ́ bá o wa shuhudu mashhadil ihsan kíyàn gbìyànjú láti perfect iṣẹ́ yẹ àwẹ̀ rẹ̀ protect rẹ̀ ìwọ náà ma àwọn àyè tó bá wà tó mọ̀ ti páyà Ọlọ́run Ọba ìwọ náà sì ma àwọn àyè tó bá wà tí ò ní ọlọ́wọ́ láti páyà Ọlọ́run Ọba fi lélẹ̀ darí kọ mọ́sálásí dúní ma mọ́sálásí dúní ma àyè tó ti ma láti lórí gbogbo ìjọsìn ta fọ́nà ọba ká máa rántí dẹ̀ra Ọlọ́run Ọba lórí wa ń kíyàn tún wá mà èyí tó wá gbẹ̀yìn òun náà ni pé gbogbo bí yàn bá ṣe ṣètò ìbádọ́lá ọ̀ lè ṣètò tó ìdẹ̀ra Ọlọ́run bá lórí rẹ̀ ìbádọ́lá kọ́lọ̀wọ̀ bá subhanahu wa kó fi mẹ́nà kó اللهم اعز الاسلام والمسلمين واذل الكافرين واذل الكفر والكافرين وانصر الاسلام والمسلمين اللهم ات نفوسنا تقواها اللهم ات نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها واعلموا عباد الله ان خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعليكم بالجماعة فإن يد الله على الجماعة ومن شذ شذ في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد